الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته so ní lánàá a mention nípa kí ni ìdájọ́ kí ẹ ma fẹ́ alkitabiyya obìnrin tó jẹ́ yahudi àbí ó jẹ́ nasọ́rọ́ tó ta ní pé halal ní pé kí n fẹ́ tó bá ṣe pé ó wà lára muhsanat àbí kí la pè ní al-muhsanat ní àwọn obìnrin yahudi àti nasọ́rọ́ àwọn tó pé wọ́n wà chase pé wọ́n yí sí oníranù ó ti bá wọn àwọn tó pé wọ́n yí sí oníranù wọn náà sọ ń bẹ̀ kì ṣe gbogbo obìnrin tó bá ti jẹ́ yahudi àbí nasọ́rọ́ sọ ń bẹ̀ o èyí tó bá yẹ pé bóyá tẹ́lẹ̀ náà kì í oníranù nínú àwọn yahudi àti nasọ́rọ́ tó gbé ọlọ́run lo kẹ́límà al-muhsanat fún wọn ó ti yà bí tàwa ní pé kódà gan èyí tó jẹ́ mùsùlùmí gan ìyún lè fẹ́ tó bá jẹ́ onírànà àbí so how much more tó bá ti jẹ́ kìtàbí ìyà so lẹ́yìn àwa lọ sí ọ̀rọ̀ asodak sọ̀rọ̀ mahru tó ta ní pé sodak òun náà ni owó tí ta máa ń fóbìnrin àbí ta a ní pé ọ̀rọ̀ yẹn ní kéèyàn fún àbí sọ̀rọ̀ yẹn ní pé kéèyàn fún obìnrin náà ní owó yẹn so ta ní pé láyà jùsù ìskọ́tùhù kò tọ́ kẹ́ǹsọ pé ká ní pé ìwọ náà filẹ̀ a ní pé kò wọlé báyìí àbí bọ́ wá ní kankan tí táà sọ tó ìmọ̀ bí mo ṣe gbàgbé ọlọ́run stan o náà ni pé àwọn tó wá ṣe pé lẹ́yìn ìgbà tí so ó gbọ́dọ̀ agbọ́dọ̀ make sure pé ó ti mention pé báyìí bárù báyìí ní bọ̀ lẹ́yìn ìgbà tó bá ti tó bá ti tó bá ti wà mustakir tó ti wà establish pé máa fún un ní nǹkan báyìí after that after that time ó wá ní masala kan tó wà ń bẹ ó náà ni pé tó lè wá ní pé òkè lẹ́yìn yẹn o àbú ẹ mọ̀ wọlé ẹ mọ̀ fún mi mọ́ ẹ mọ̀ wọlé ṣé ó lè ṣe sọ àǹfààní pé bẹ́ẹ̀ ni ó lè ṣe yẹn ó nǹkan tẹ́fẹ́ gbọ́ náà ni àbí <laughs> nàwáyà <laughs> so ó lè but kí bóyá kẹ́yìn wá fọ́sẹ̀ pé ìwọ̀n náà fi lẹ̀ ara salafi kí lọ lọ́wọ́ fi góòdì ṣe salafi kẹ́yìn mọ́ ṣe bẹ́ẹ̀ tó bá wù pé ah mo ní pé àbútóṣì no ọ̀pọ̀ kò ní sọ kò ní sọ jáde àwọn tó yẹ pé eh, à ń ṣe à ń ṣe 001 001 yẹn gan wọ́n yẹn gan gàrí àtúmù so àbí à ń ṣe one ṣùgbẹ́ àwọn nìyẹn gàrí ní láàárọ̀ zero kò sí kankan ẹ̀bà lálẹ́ tó tí bá wọn àtọ́fẹ́ ata tó tí bá wọn gàrí náà ni wọ́n kàn change ẹ̀nẹ́rìn àbí so ṣe irú àbú ilé wà fún bíi góòjì ẹwọ́ tí máa ń dóde góòjì bí ọdún àti bá kú kí tó gbá tó ẹwọ́ àbú ẹmọ́ wọ́n rí o lè ti yàbí but èyí tí ò tọ́ ni pé àti ẹ̀ tí sọ̀rọ̀ padà àtara ìwọ́n ni pé mọ́tẹ̀ sọ̀rọ̀ àtara ìyẹn ni kò wọlé ó ti yàbí the master ẹlẹ́kejì ó náà ni pé ẹgbẹ́ asọ́lá náà pé èyàn lè ṣe tẹ̀fíf lẹ́gbà tó bá ti lọ sókè tẹ́lẹ̀ àmọ́ èyàn lè ṣe tààkìd pé kó wá jẹ́ kó tún lè sí àhà ṣùgbọ́n tó ayé pé ó wọ ọkọ̀ pé wẹ́l èmi o dáadáa ìgbà tó fẹ́ o òróró dáadáa tẹ́lẹ̀ ẹ bá ọmọ pé bí a mú lówó tele o bá ń so níṣìbá ìgbà tó ṣẹ̀rẹ̀ ni pé máa fún ọ ní èyí lọ́bẹ̀ iná 10,000 máa fún ọ ní 100,000 ẹ̀pẹ́ ìyàn ọkọ ló wù but ìyàwó gbọ́dọ̀ sọ pé mo fẹ́ change ẹ̀ o là ń sọ lánàá ìyàwó gbọ́dọ̀ sọ pé èmi fẹ́ change ẹ̀ pé kí wọ́n ti agree on it tẹ́lẹ̀ ó ti àrùn bọ́tá pé ọkọ ó wá wọ ọkọ pé wẹ́n èmi fẹ́ àdì kankan sí àbí ìyàwó sọ fọ́wọ́ pé ṣe ẹ bá mi àdì kankan sí wá ní pé mo lè so kò sí ọkọ yọnu sí nàbí lẹ́kọ̀ọ́ ni yọnu sí ni ní <laughs> àwọn bá sọ fún ọkọ pé Eh, eh, ẹfẹ́ fún mi 10,000 tẹ́lẹ̀ ó yá fún mi 1,000 ṣé kò ní yọnú sí ni ó yọnú sí láti mú kọ́ìdá ìwá pé ẹlẹ́ṣì tẹ̀fíf àmì yóò lè ṣe tààkìd lórí tààkìd yẹn ó nídi ìyọnú ọkọ kó tó lè wọlé ó tí àbí tó dákí masala méjì tí tàà sọ rárá náà ní ṣáàlá tó ní síbáyì ẹjá lọ sí mùlájínà òkè alhikmatu min mashru'iyyati as-sadaq so kí ni hikma kí ni ọgbọ́n tó wà lábẹ́ pé wọ́n jẹ́ kí as-sadaq kó jẹ́ òfin fún àmùsùlùmí ní islam kí wisdom tó wà behind rẹ̀ so ọ ni pé al-hikmatu min tashri'i as-sadaq hiya izharu sidiki rogbati zawj fi mu'asharati zawjatihi mu'asharatan sharifa so wọ́n ní pé hikma tó wà lábẹ́ pé wọ́n sọ sọ̀dák ní òfin fún àwọn mùsùlùmí wọ́n náà ni pé yóò mọ jẹ́ izhar sídìkì rọ́gbàtí zawj yóò mọ jẹ́ kí zawj kó fi hàn sọ̀dák ni ó ní medium tí zawj ọkọ tí fi hàn fún ìyàwó pé ó fẹ́ ṣe mu'asharatu zawjatihi mu'asharatan sharifa pé ó fẹ́ bá ìyàwó gbé lọ́nà tó wà òkè so ìwọ tó pé ọ̀ọ̀lé fún mi ní mahru ṣe tí bá bèèrè pé mo fẹ́ ra aṣọ sọ ọba mi ra ó ti yàbí wẹ̀ tó pé ó yìí fún láti fún ní mahru gẹ́rú súnmọ́ ní pé léyìí ó lè náwó dáadáa táí pé tó bá ní lọ́wọ́ ó ti tó wá lówó lọ́wọ́ yóò tẹ̀lé àyà tó ní pé lè yún fi zùsáàtì mi sáàtì èyàn tó bá lówó kó jẹ kí ni kó náwó àmọ́ ìwọ̀tọ̀ bá lówó ọ̀rọ̀ ni pé wà máa ń kúdọ̀ alẹ́ ìrìskúhù fàyónfík mímọ̀ àtàhùlọ̀ òun náà máa náwó náà ó tí àbí òun náà máa náwó náà àmọ́ nǹkan tó bá ti ní náà ni ló máa ná tó bá lówó pẹ̀lú nǹkan tó ṣe yìí ó bá yóò náà ìṣàlá wọ̀n tó yẹ pé a rí pé ó lówó lọ́wọ́ bàtà wá béèrè sọ̀dá tó yẹ pé kò tó lẹ́vù rẹ̀ gan kò lè rí yẹn fún wa a rí pé tí n bá wọlé eléyìí kò lè fẹ́ fọ́ ní kankan ó tí àbí bọ́ nígbàtí wọ́n ní pé ẹni yìí owó tó ilọ́ òpò púpọ̀ báyẹn bàtà tún bèèrè sọ̀dáàkì ó tún fún wa eléyìí yìí sáhun ó tí àbí so sọ̀dáàkì ó máa ń jẹ́ kí ká mọ̀ bóyá lóòótọ́ this particular man yóò mọ̀ bá ìyàwó ìgbé ní èyí tó wà òkè ọ ní pé wà bìnà hayatin zaujiyatin kerima so bákan náà wọ́n mọ̀ build lórí sọ̀dáàkì yẹn so hayat zawjiya that is marriage, marital life tó ṣe kí n tó wà honorable ó ti yé náà so kódà gan àfáàmì ní pé òjìjí tán fi pè ní okuru nìyẹn okuru ẹ̀pẹ́ okuru wọ́n lo ìkọ́ fun ilẹ̀ wọ́n lo ìkọ́ fun kini ilẹ̀ tí tẹ́ máa ń kọ́lé sí náà fi wá pè ní okuru náà a máa ń kọ́lé sórí sórí rẹ̀ pé òkè afẹ́ bẹ̀rẹ̀ new marital life so a lo sọ̀dá láti fi bẹ̀rẹ̀ bí foundation ẹgbẹ́ tẹ́yẹ̀ bá náwó fún yàn ìyẹn máa ń dunú àbí so ó ní tàtí mọ̀tẹ́lẹ̀ ni pé ahsila nasi tastaabi qulubahum fatolama staabada al-insanu fatolama staabada al-insanu ihsanu afwan so tẹ́yẹ̀ bá ti ṣe rárá síyàn ó ti rí bá kò sí yóò fẹ́ yọnu sí ẹnìyẹn èyàn tó pé mo fún ní lówó kékeré báyìí ó yọnu sí so kò sí Ah, yóò mọ eh, yóò mọ ní good thoughts lẹ́wọ́n mọ́ sọ pé eh, first impression ó mátà gàbí so ah, ìyẹn tó yẹ pé kódà ìgbàta bèèrè gan kàn fún náà ni ah, so yóò fẹ́ yóò ti mọ ní eh, bí i kọ́kàn kó fà sí this particular man ó tí ó bí good building yóò mọ̀ jẹ́ fún that particular marriage àwọn ní pé kàmà anna fihi ìrìzáàzán lil mar'ati bákan náà sọ̀dákìyàn náà yóò mọ̀ jẹ́ bíi nǹkan tó fún obìnrin ní àpọ́nlé ṣòkó náà kó mọ̀ pé òun náà ní what gẹ́gẹ́ bí à ń tàwà that's what the meaning rather gẹ́gẹ́ bó yá kẹ́nìkan kọ́kọ́ mọ̀ bá sùn tí ò ní just like that free free of charge bó ṣe mọ́ boyfriend girlfriend girlfriend yóò tún lọ lé náà yóò tún mọ̀ fọṣọ girlfriend eh, boyfriend yóò tún mọ̀ dáná yóò tún mọ yóò tún mọ sábẹ́sẹ̀ lórí bẹ́ẹ̀dì náà gbogbo nǹkan yóò mọ̀ ṣe fún un tó bá tún ṣe rí ẹ̀ wọ́n tún lù àbí ṣé wọ́n nílù ni wọ́n lù wọ́n máa lù náà ni after maybe like maybe five years six years tán ti ṣe courtship tán ah you sure bóyá mo lè continue ma that's the next thing tí ó ṣe gíní mo rí kíláńtì one particular story so a particular man ó ń ṣe boyfriend àti girlfriend pẹ̀lú one particular girl so lẹ́yìn ten years of courtship after ten years of courtship ó wá padà sọ fún un pé òun ò lè kò lè fẹ́ mọ́ kí nìkan tó ṣẹlẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ ó ní pé torí pé ìyìn fẹ́ fẹ́ smoker torí pé the girl is smoking so ó mọ́ fagbó wá ní pé ṣé ìwọ tó yí pé táwa fẹ́ orí sí báyìí ṣe á máa èmi fagbó normally pé òun náà fagbó the particular one náà fagbó o ti bá ọ ẹ bá fagbó ìwọ náà fagbó tó kí bóòlù ya àwọn ọmọ bóòlù náà ṣe wá rí ìtọ́ tó wà òkè so yẹn wọ́n bí pé but ṣé bí kọ́ tó agbábọ̀ mọ̀ pé mò ń fagbó ẹ bẹ́ẹ̀ mo mọ̀ but ròyìn ah, ilé ìfẹ́ ọ náà ni ó ti tán so most nǹkan tó wọ́n ṣe ni pé wọ́n mọ̀ wá a particular ọmọ tó wọ́n mọ̀ fi gbádùn ara wọn tó bá tó wá ṣe tán wọ́n lọ fẹ́ another woman so ọ̀rọ̀ boyfriend girlfriend náà nǹkan tó yẹ pé kò wà ó kẹ́ra tara ni àwọn ni pé wa ikroma laha wa tamkina laha min an tatahayya li zawaj eh, bima tahtaj ilayhi min libas wa nafaqat ina àwọn wisdom tó wà ni pé tẹ́ ti fún lówó yóò ṣàrówó díẹ̀ tó fi ra kankan bíi kí n raṣọ tí ọkọ̀ ó láìkì ó ti yé báwọn àbí kí n ra kí náà ń pè àwọn bíi jewelry náà so wà lára hikma tí tẹ́fì máa ń fún obìnrin ní sọ̀dák àwọn ní pé alhikma tún mi jáàlì sọ̀dák ibi yẹ́dẹ̀ rọ́jùl òkè wá ní hikma tó wà níbi pé ká sọ pé ọkùnrin ló yẹ kó mọ san sọ̀dák yìí sóbìnrin ẹgbẹ́ àtọ́rọ̀ náà pé àwọn èmi àwọn obìnrin ló mọ san sọ̀dák àbí but èyí tó tó lọ dára òun ní pé kí ó yẹ kó jọ́kùnrin ló yẹ kó san sọ̀dák yìí wọ́n ní pé jáàlì islam asọ̀dákọ̀ alazawj rogbatan minhu fi siyanati almar'ati min an tumtahana karamatuha fi sabili jam'i almali alladhi tuqaddimuhu mahran lirajul so wọ́n ní pé islam jẹ́ kí sọ̀dá kó wà lọ́wọ́ obìnrin ọkùnrin torí pé ṣẹ̀ríà ò fẹ́ kí obìnrin kó kán yẹpẹrẹ obìnrin torí pé tó bá ti ń wá owó káàkiri tó fẹ́ fi sọ̀dá yóò mọ̀ yẹpẹrẹ díẹ̀ díẹ̀ bí lórí reality àwọn ọkùnrin náà tó pé wọ́n mọ́ ń wáṣẹ́ tí ó mọ́ wá owó àti tó kò sí wọ́n lọ́dọ̀ ọ̀dà wọ́n mọ̀ yẹpẹ díẹ̀díẹ̀ kò sí ọkùnrin tó bá jáde lọ síta pé òun fẹ́ lọ wáṣẹ́ ó fẹ́ wówó yóò mọ̀ yẹpẹ lẹ́ẹ̀kankan ìdàgbé pé bóyá ó ṣiṣẹ́ fẹ́ nìkan tí so ní sì báyìí bóyá ìwọ ìwọ ti ronú lọ ó yẹ kọ́ tẹ kọ́ntà wá sí yìí báyìí ìwọ tẹ kọ́ntà wá sí yìí báyìí kò sí wọn aṣẹ́ pèlè ọlérí àbí lórí pé òun wáṣẹ́ so kò sí tẹ́yìn bá ti ń wọ́wọ́ pé mo fẹ́ wá òkè gẹ́gẹ́ bóyá ń tọrọ owó bọ̀ kò sí ìyẹn máa ní kankan so inú nǹkan báyìí ìsìlámù wá fẹ́ kí nǹkan ẹ̀kọ́ máa ṣẹlẹ̀ sí àwọn obìnrin wọ́n fi ní pé kò ní nìkan máa ṣiṣẹ́ but ó wà so fọ́ ni pé ní àsìkò táwa yìí àwọn obìnrin àwọn fẹ́ wá ṣiṣẹ́ àwọn fi aṣiṣẹ́ wọ́n lè mọ̀ sọ pé àwọn obìnrin wọ́n ó sọ pé wọ́n sọ pé wọ́n ní làkà ìjà ọkùnrin lọ àwọn ìmọ̀ sọ bẹ́ẹ̀ nínú obìnrin ẹ dákun ọkùnrin wo lóyìn tó bá rí free money ẹ mọ̀ gbọ́ ọkùnrin tó bá rí pé ó kàn jókòó sí wọn ní pé mọ́wọ́rí sáàmù katẹ́lọ̀ àmọ̀ fún olówó ẹ dákun sí ìrọ̀lẹ́sẹ́ àmọ́bìnrin irú nǹkan báyìí náà sọ fún mi pé ìwọ obìnrin jókòó sílé mọ́ gbowó onígbà aráàgùn fẹ́ ṣiṣẹ́ so ẹ wá connected this is báyìí tàlọ́wà ń làkà ìjúnà ọkùnrin àti obìnrin nísìbà yìí ó ti yà bí so the point náà ni pé wọ́n ti wọ́n ti brainwash obìnrin níbi masala yẹn wọ́n ti brainwash ẹ̀ wọ́n wá jẹ́ kó mọ̀ rí bí pé kí ẹ̀mọ̀ ṣiṣẹ́ gangan ní ìzàwà wọ́n láti kí ẹ̀mọ̀ ṣiṣẹ́ gangan ibẹ̀ ní dílùwà ìrìnàjò sí ọkùnrin ṣiṣẹ́ aha so wọ́n wá ní ó gbà pé zilu méjì ni ó máa wà ń bẹ̀ ìdà kọ́ ṣe zilu almasala bẹ kọ́ ọmọ tọrọ àbí zilu pé kí n ṣiṣẹ́ kí n fi rówó bọ̀ kò sí làbúdà mi pínà zul ó ti àbí náà وهذا يتفق مع المبدا التشريعي في ان الرجل هو المكلف بواجبات النفقه دون المراه so wọ́n ní pé nǹkan tá sọ yín báyìí wọ́n ní that is foundation sharia mu níbi pé ọkùnrin ni mukallaf òun ló wà in charge kí ni àwọn wàjìbátù náfàkọ̀ àwọn kọ́tẹ́ ká mọ́ náwó sínú ilé ọkùnrin ló wà in charge rẹ̀ ó ti bá obìnrin kọ́ ló wà in charge rẹ̀ nǹkan míì ni obìnrin yóò mọ̀ ṣe kìí ṣe pé kó mọ náwó ó ti yé so then uh, the next one ni pé miliki yẹtu sodak ta ló ni sodak yẹn gan ṣé bàbá ló ni àbí ọmọ ló ní náà pé sodaku milkun li zawjati wahdaha wọ́n ní pé sọ̀dáàkì yíò ta lónìí o zawja nìkan lónìí kódà ọkọ òǹkọ́ lónìí obìnrin ló ní sọ̀dáàkì yìí ọwá ní pé wala haqqa li ahadin fihi min àwùlìyà ìhà wọ́n ní pé àwọn àwùlìyà rẹ̀ àwọn wàlíyù rẹ̀ àti àwọn wàlíyù obìnrin àbí wọ́n ní kò sí wọn lẹ́tọ̀ sí sọ̀dákì ara ti ara ọwọ́n ni pé wà ìǹkánà láhùn hapkò kọ̀bìdìhì wọ́n ni pé ọ̀dọ́ wọ́n lẹ́tọ̀ sí pé bákan bá àgbà àmọ́wọ̀lé náà ó ti bá wọ́n lè bá àgbà ẹ̀kọ́ asọ́lánà pé ìwọ̀lì lè sọ fún ọkọ̀ pé báyìí ló fẹ́ gbà àbí so ó lè bá àgbà àmọ́ àti náà ara nǹkan lónìí ta lónìí ìyàwó yẹn lónìí sọ̀dákì yẹn so yàbí wọ́n ní pé ilá anahum eh, yakubudunahu lihisabiha wa milikiha so wọ́n kàn máa ń bá a gbá ni bẹ́ẹ̀ láti kà ó bóyá ó ti pé àbí láti fún obìnrin náà pétọ̀ àti gbàáyá gbàlọ́ wa ó tí àbí likọ́wùlìhì tààlà tó dí gbóníwà láà tí tọ́rọ ní pé fa in tíbna lákùnmà àn ṣe in min hunafsan fakuluhu hani'an mari'a so ọlọ́run pé bọ́tọ́ bá yọ́nú sí àwọn obìnrin tíbnà láti tọ́ọ́bà tíbnà nù nísà ló wà ń àwọn obìnrin ló wà ń bẹ òfà in tíbnà lakum an shay'in minhu nafsa bọ́tọ́ ayé pé àwọn obìnrin wọ́n wá yọ́nú sí pé wẹ́l mo bá nǹkan báyìí báyìí mo fẹ́ mo fẹ́ filẹ̀ ẹ̀lì náà gẹ́gẹ́ bí àwọn fọ́ọ̀sì láti láti yọ́nú sí o òun gan ló yọ́nú sí òkúrò àgbà Imam Mas'ud wọ́n tún lẹ́yìn àtọ́ bá ti fún ní sọ̀rọ̀ àkìtà mọ́tún béèrè pé ìgbà tí mo fẹ́ gba sọ̀dá kí mo yáwó ni láti fi gbà so ní sí báyìí nǹkan ti ṣe o lè fún mi díẹ̀ ń bẹ̀ mọ́ra mọ́ fọ́sẹ̀ bọ̀tọ́ àìkó wọ́n ò pé wẹ́ mo fẹ́ fún yín kò sí problem insha ta'ala so fàkùlúhù bọ̀ tó wá fún yín bẹ̀ fàkùlúhù and mary without any issues wa qawli ta'ala níbo mi náà lọ́n tún sọ pé kí wọ́n sọ mẹ́ láta hùzọ ẹmọ́ gbà kankan bẹ̀ ẹ ti rí fàlàtà hùzú min hùṣẹ́ à àtà hùzú náà hù bùhùtánàn wà ìfìmà mùbínà ṣe ẹ fẹ́ gbà nǹkan tó pẹ́ mọ́ gbà pẹ̀lú kíni pẹ̀lú irọ́ bùhùtán àti kí pè àbòsí tó kílẹ̀ àwọn míì wọ́n wà lọ fọ́dà wọ́n wà ní pé nǹkan tá ṣe ni pé èmi fẹ́ mo fẹ́ fẹ́ nìkan lọ́dọ̀ yín nǹkan tá ṣe ni pé my own child so máa fún yín ẹ̀yin náà ẹ fún mi ní ọmọ yín náà ok so níbo ni sọ̀rọ̀ àkè níbo ló wà ní ṣùgbọ́n níbo ló wà kò sí mbẹ̀ that's the meaning ó ti yàbí kódà gan ni àwọn afáàmọ́ ń pè ní kí náà ń pè bí àṣìgọ́r wọ́n ń pè ní àṣìgọ́r pé kí ka exchange kí á ń pè obìnrin tí ó rẹ̀ sí sọ̀rákùn bẹ̀ bọ̀tá ìsọ̀rákùn wà ń bẹ̀ kò sínú ìdúṣe iṣẹ́ ọ̀tà ara as sí o òun náà yọnu sí ó ti rí bá so àwọn kí kò wá òkè then lẹ́yìn yẹn wá ní pé tẹ̀símíyà tó fìlà akidi so wà fẹ́ sọ̀rọ̀ nípa kí ẹ̀ mọ akudu à ń ṣe akudu nìkan ní ṣùgbà ìka wá dárúkọ ìpè tọ́ nǹkan ni la fẹ́ fún obìnrin náà gẹ́gẹ́ bí sọ̀dák yìí àwa tẹ̀símíyàtù sọ̀dák fi akdi zawaj wọ́n ní pé súnà ni kí ẹ̀sẹ̀ kí ni kí ẹ mẹ́ṣọ́ ni sọ̀dák tí ta fẹ́ fóbìnrin ní kí n lójú agbó kẹ́kàlùkù kan mọ̀ pé nǹkan báyìí la fẹ́ fún ó ti bá wọn so àbú so ó ẹ 500 ló máa 500 <laughs> eh, <laughs> tọ́ aláhàwọ̀ ní pé 500 ló máa fún <laughs> so wọ́n lè ṣe inshallah wọ́n lè ṣe inshallah ta'ala so sunna ni kí ẹ ṣe bẹ́ẹ̀ so wà tàdírì kọ́lá gan wọ́n lè tún sọ pé iye báyìí gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni òun ni ló fún ó ti yà rí li anna nabiyya sallallahu alaihi لم يخل نكاحا من تسمية المهر فيه ولأن, ولأن في تسميته دفع للخصومة والنزاع بين الزوجين so يبقى إيه تنبي لم يخل أقرأ سبحانه وتعالى أما نبقى ونبقى ولأن في تسميته دفعا للخصومة والنزاع بين الزوجين ونبقى تنبى تندارك مهر تافẹ́ fóbìnrin wọ́n ní pé yóò mọ̀ stop ìjà tí ó mọ̀ wà láàrin ọkọ àtìyàwó pé ṣe bẹ́ẹ̀ ní pé fún mi 1000 ẹ̀rọ ṣe wọ́n fún mi tó rẹ̀ nẹ́ra ara ẹ̀rọ ọ̀rán tí pé gbàtà wà ní kíní arípẹ́tò láàfún wọn ni ọ̀rán tí ní so ókè bẹ́ẹ̀ ni ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ so ó ti ó ti tánà nìyẹn bọ̀tọ́ wáyé pé wọ́n mention ẹ̀ yóò di pé nǹkan ìná tí iye tí mo tó gbà fún gan tó tẹ́ bá ti mention níta kódà lè bí àwọn pé nígbà tẹ̀ wọ́n bí kíra sọ pé a máa fún tó rẹ̀ dàbí ẹ̀hẹ́n ọtí gbọ́ tó rẹ̀ náà ni mo ní kí máa fún ọ ó ti yé so abẹ́ẹ̀ ni ó lè jẹ́ 200 ṣe bí súnà ni pé kí ẹ ṣe tẹ̀fífù almaharami súnà ni àwọn kìrì wọ́n láìkì àwọn yíba yìí wọ́n láìkì aspect yìí gan tàbá tí ń sọ̀rọ̀ pé ẹ̀bẹ̀ òun náà òun náà alábìnrin pé ẹ fún wà láwọn kọ́tàmán min hadid ẹ̀ lọ ń ta ríngì ẹ̀rá kùdẹ́ àbá lọ mala ẹ̀ lọ ń ta ríngì 100 200 náà ni wọ́n dẹ̀ tó ẹ̀hẹ́n ó ti bá wọn so so but tàbá tí sọ̀rọ̀ ń pa pé kí máa rù kó lọ sókè àwọn obìnrin wọ́n máa like wọ́n máa like wọ́n máa like aspect yẹn ọlọ́run private jet tásọ lánàá bẹ́ẹ̀ ni <laughs> ọlọ́run stand ọwọ́ ní pé lẹ́yìn yẹn wọ́n ní pé ṣùrútùl mahari wà máa yẹkùnù maharon la yakun. láyẹkùnù so nísìbà kí wá ní àwọn májèmú tó yẹ kó pé lára nǹkankan táfi wá ṣe maharu bákan nǹkan tó lè jẹ́ maharu àti nǹkan tó yẹ pé kò lè jẹ́ maharu wọ́n ní kó number one ayakuna malan mutakọwama wọ́n ní pé kó jẹ́ owó tó ṣe pé ó wà mutakọwam that is tá a lè tó ní what tó ní kíma tó ní kìmí ó ti bá wọn <laughs> pé kìmí kíma ó lọ rí <laughs> so ayakuna malan mutakọwama kó ṣe kí ni kó jẹ́ owó tó ṣe kí ni tó ní kìmí tó ní wọ́tì tàbá ní pé ó ní wọ́tì gẹ́gẹ́ bí akọ́ wá tóbi ò bọ́ value tàbá gbẹ̀rọ sọ́jà ní ṣùgbà ẹ̀ alẹ́ta 100 200 ó ti bá wọn bọ̀tá wọ́n gbọ́dọ̀ sọ́dọ̀ àwọn ní pé ilé ìwọ̀n yíta ara o ilé ìkì ìwọ̀n yíta ara àlèlò fún maharu nǹkan tẹ́ pé kò ní value àlèlò fún maharu bí ní ṣùgbà ìkí ìwọ̀n ajárípa kan ẹgbẹ́ bí fúskà ṣùgbọ́n mẹ́ta wọ́n <laughs> wá fún pé <laughs> so a jẹ́ pé fúskà ṣùgbọ́n náà lè jẹ́ maharu náà inshallah so ẹ̀ eh, bẹ́ẹ̀ ni tó bá gbà tó bá gbà as long as kò ṣàti ní value bó tó bá gbà ní o tó bá gbà ní o mọ́ fọ́sẹ̀ kó gbà kó bá gbà ní náà ẹni kí ni ṣe wọ́n ń ta ẹyọ kan kò ní kí máa wọ́n ń ta ó gbọ́dọ̀ <laughs> pé méjì ó gbọ́dọ̀ then kó tún wá jẹ́ mọ́gbọ́ kó tún wọ́n lọ jí àwọn mí wọ́n lọ jí owó láti fi ṣe máhàrù wọ́n lọ jí wọ́n jí ṣe èyàn lè yáwó mo bá òní àbí èyàn padà mọ́sán padà but kí ẹ̀wà jí àbí kó jẹ́ owó rìbá yáwó báńkì ó ṣe bá wọn àbí kó ikẹ́ bóyá ó lọ ta ẹ̀jẹ̀ ni ó tẹ́jẹ̀ owó yẹn owó yẹn ò kìí ṣe owó halal àbí ó lọ ta músù ni bóyá ó ní mùsùlùmí mẹ́rin ní ilé alẹ́fẹ́fẹ́ ọwọ́ ìkílẹ̀ fẹ́ síbẹ̀ kí ọlọ́run ẹwọ ẹjá tàbí mùsùlùmí mẹ́ta bẹ́ẹ̀ <laughs> kí ẹ̀rọ tàfà wọn ní jẹ́rà bí <laughs> so ó ti rí bá wọn àbí kí ẹ̀ tajá kí ẹ̀ wà fún yẹn fi akẹ́yẹ̀ mọ́ síbẹ̀ tí gbogbo àwọn owó yìí owó haram ni àbí kí ṣe tí má ti fi tó rẹ̀ sí ìfì àbí ìsìlá bí five hundred k ṣùgbọ́n nǹkan báyìí kẹ́ ẹ̀ máa ṣe tó kó jẹ́ owó mùbá owó tó ṣe kí n tó tó àlàáfíà then ọwọ́ ni pé mímá mímá yẹjúúzú tàmàlùkùhù wà bẹ̀yìnrùhù nínú nǹkan tó ṣe pé ó tọ́ kí ẹ̀ ṣe kí ni kí ẹ̀ ó nẹ̀ àbí kí ẹ̀ ń tà nǹkan tó pé ẹ̀ lè tà àbí nǹkan tó pé ẹ̀ lè rà la ń ṣe sọ̀dáàkì wàlìntìfà òbí tó pé alìṣàfàní pẹ̀lú nǹkan báyẹn wọ́n ní fàláyà jùúzù bí kọmìnì juzu asọ́lánà pé a lè ṣe sọ̀dát pẹ̀lú kọmúrù ọtí kí bàbá yà wá ní pé mímí ò ní ìdòwó sáàbá mi mú kírètì méjì tírítírì wá tààtàtà ó ti tán tọba ti mú wa àbí ṣìnáàpù ó ti tán ìní ìdìkankan mọ́ tọba ti mú ṣìnáàpù bí ìgò mẹ́ta wá ó ti tán ìní ìdìkankan mọ́ so kẹ́ ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ so mahuru yẹn kò wà ókè àbí wà khinzirin àbí kí ẹ wà ẹlẹ́dẹ̀ kí ẹ fi ṣe sọ̀rá kí mọ́ ṣe wà malin maksubin àbí owó tó ṣe pé wọ́n ṣe kí ni wọ́n jí ni wọ́n gbà wọ́n jágbà ni gẹ́gẹ́ bóyá èèyàn tó ní tẹ́lẹ̀ ó fún wọn pẹ̀lú kí náà pé èèyàn dára ó wọ́n gbà ni àmọ́ wọ́n sọ nǹkan bí wọ́n ní pé ìyá àìlàmà níhìí yàlàmá nìhì àwọn méjì wọ́n dẹ̀ mọ̀ pé owó ìwọ́n jí ni ó ti àbí ọ̀tá pé wọ́n mọ̀ ní ó ti bá ìsì different case but ìyẹn tó ní hákùn padà mọ́dá hákùn padà fún ó ti àbí but ilé ìgbẹ̀rẹ̀ fúnra rẹ̀ àmọ̀ tẹ́lẹ̀ pé wọ́n jí ni ìyẹn lè fi ṣe sọ̀dá kì í so àwọn owó tẹ́ pé amúlò àti fi ṣe sọ̀dá kì náà two an yakuna saliman min al-gharar wọ́n ní pé kó jẹ́ owó tó ṣeré kí ni ó wà fìrí kó níbi al-ghararu kí ni al ẹ ti mọ̀ àbí kí lápẹ́ al-gharar so owó tó yẹ pé kò straighti kò straighti kò so ẹ̀dá pè ṣe ẹfẹ́ fún mi ní 200 ní abẹ́rẹ́ fún mi ní 1000 ìsàfún olówó náà ní ẹmọ́ wọ́rí kí ẹmọ́ ṣe bẹ́ẹ̀ bí pé ní ṣùgbà kí sọ pé nǹkan tá ṣe ni pé tó wáyé pé mo níyàwó tàbí ọmọ ìṣẹ̀ tó wáyé pé mo níyàwó máa fún wọn ní 2000 àmọ́ tí ìbá níyàwó wọ́n tà máa fún wọn o kò tí yẹyí no ẹ̀hàn pé nísì báyìí ó ìjẹ́ pé bóyá mo sọ fún pé ìníyàwó ó wá ń dáùtì mi ẹ̀hàn pé yẹ pọ́sùn dáadáa pé ọ̀dà ẹ̀kọ́ àti fẹ́ ṣe ákùnrin ní ṣùgbà àwọn pé tẹ́lẹ̀ wọ́n sọ pé bóyá ọ̀ trust ìlàbí tó nǹkan tó wà ṣẹlẹ̀ ní pé táyé pé mo níyàwó lóòótọ́ máa fún ọ ní 2000 àmá tí ìmá níyàwó ọgbà 1000 ní ẹ̀ pé ó ti ní gọ́ọ̀rọ̀ báyà bí so àti ìmọ̀ ìta rẹ̀ fún wọn gẹ́gẹ́ ní ṣùgbà yìí so irú nǹkan báyẹn kò sí ìyàdí àdèrè fún maharu so yà bí náà tó kò gbúrò ní gọ́rọ̀ wọ́n ní pé ibi ayyakuna ma'aluman mu'ayyana ó yẹ káàmù nǹkan tá fẹ́ fún gangan kó wà mọ̀ ayyan ó tí àbí a sọ pé ṣe 2000 ní àbí 3000 ní àbí kí ní gẹ́gẹ́ mọ́lọ pé àbú nǹkan tó bá ti wù ní kẹ fún mi ara nǹkan báyìí ni a fẹ́ fún ọ ọdún tó wá ní pé àbú nǹkan tó bá ti wù ní kẹ fún mi àbú lè wá sọ pé ok ṣé kí n fún wọn ní 15 naira ni ṣé kí n fún wọn tó bá ní pé kò sí wàhálà ó nìyẹn ó tí àbí ẹ̀hẹ́n Eh, ẹ̀bẹ̀ ni ọwọ́ ni pé fàlàyé sí hu bilmajhul so uh, so kò tọ́ kò wà valid ka ka mú márùn láti nǹkan tó yẹ pé àmọ̀ bí kí ẹ̀ sọ pé kàdáàrí nàgbà ìrìn mọ̀ àyíyá ni so kí ẹ̀ sọ pé màá fún ilé ilé kan ná ilé kan so dárún nẹ́kìrọ́tún mùnàwánà so dárún náà ni ilé kan náà ni mọ̀ wọ̀rí ilé kan ilé kan má ìpàdà mọ̀ fún ilé kan one particular day pé kò kò wà specific ó ti yàbí àwùdábàtìn mutlakotin àbí ìgbéròṣà ni pé ní bábi two years ago mo ní ẹ̀sìn kan báyìí tó white báyìí mo ní àmọ́ wá sá so ìgbéròṣà ni pé àmọ̀wà àmọ̀wọ̀dí àwà inshallah ìṣàlá àpàdà mọ́ rí ìṣàlá tó ta bá rí ìmọ̀ fún ìṣàlá so kí ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ torí pé àmọ̀ a àyàbí àníri àbí kí ẹ̀ sọ pé sọ̀dáàgì tí màá fún ọ ni pé tí n bá ti dáìbì sínú omi yìí nǹkan tí bá ti mú jáde náà ni nǹkan tí màá fún ọ kò tí èyí so kí lọ nílẹ̀ ẹja àbí wọ́n wọ̀ ní tí bá ti dáìbì nínú ẹ̀ báyìí nǹkan tí bá ti mú wá báyìí ó ti tán náà ni ẹ̀ màá fún ọ tí n bá dẹ̀ rí kankan mú wá náà tọ̀ dédé náà ni ni ó ti bá kẹ́ ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ gọ́rọ̀ wà ń bẹ́ẹ̀ ṣé mẹ́ta lọ fẹ́ fún mi ni àbí méjì lọ fẹ́ fún bẹ́ẹ̀ ni pé kó wà káàmọ̀ pé nǹkan báyìí la fẹ́ fún ṣó yé àbí àwa ni pé àbíká ni pé áwọ́ máa yuthmiru ṣàjàrúhù mutlakọ̀ àbíkí ẹ̀ sọ pé igi yìí ṣe ọ̀dìgbà tó ṣàwọlé ọ ní pé mo ní igi mango ní ibà yìí ṣùgbọ́n tó ṣe ni pé sọ̀rọ̀ kìí sí mo fún ọ náà ni pé gbogbo nǹkan tó bá ti jáde ń bẹ̀ òun ni màá fún ọ ẹ̀wẹ́ so ó ti dára ní àbí kò sí sọ́ra àwọn pé mo sọ fún pé nǹkan tó bá ti wà ń bẹ̀ kò lẹ̀ jáde náà ni ẹ so kí la fẹ́ ṣe sí bá ìjọrẹ ọlọ́run ẹ́ kò sí kàdá fẹ́ sí so kẹ́ ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà specific ni so yí àbí ọwá ní pé àwòhádàlà àm wà náhù zàlìkà bí ẹ máa fún ọ lówó ní ọdún yìí náà ni máa fún ọ kò so kò sọ pé bóyá máa fún ọ rọ́jà máa fún ọ ní rọ́mà kò sọ ọdún ìnáà ni mọ́ wọ̀rí àbí máa fún ọ but ìgbà kan náà máa fún ọ ìgbà náà ni so tó wá gba ìgbà kan ó ti lọ́rọ̀ nìyẹn làásí àwọn tó bá wá látọ̀dọ̀ ẹnìkan tá a ti mọ̀ tó mọ́ sọ ìgbà kan tó bá látọ̀dọ̀ ẹnìyẹn tó mọ́ wọ̀rí ọ̀ ní ìgbà mọ́ tó ti yé ọlọ́run stan ọwọ́ ni pé wàhálà háàdà pẹ̀lú nǹkan tá a wá sọ ní ìsìbáyìí yẹ̀sí hulmaharu bí kúlì ma yẹ́sùlù àyẹ̀kú na samana so ni pé eh, ó wà valid kí an mú márùn láti gbogbo nǹkan tá a lè fi ra nǹkan àbí a lè fi ta nǹkan samanu tó pé ó ní value so yà so ṣùkọ́ ẹ̀gẹ́ bí aṣọ ni àbí fìlà ni àbí ni anything at all àwùjọ́tàn àbí nǹkan tó pé a lè fi sanwó fún yàn àwọn ni pé mina ainin so kò báyìí pé ainu kenyatis nkankan báyìí ni bí àbí ìwé taari báyìí hmm? àbí bí ilé taari báyìí àwùdẹ́idin àbí dẹ́inu that is kí náà ń pè gbèsè ọdún gbèsè yẹn náà ó ń di tafsil náà gbèsè náà ó ní tafsil tó á pé gbèsè yẹn ìyẹn tó jẹ mí lówó èyàn tó yẹ pé mùmátìlù ni yẹn tó ṣe pé kódà bí pẹ̀ ní róòyẹ̀ ìgbà mọ́nà ni ẹ̀wọ̀n gọ́lẹ́mì mú máa tè yẹn tó ṣe pé tẹ́ bá lọ sọ́dọ̀ rẹ̀ lọ́dún pé àbú ẹni pé fún lówó ní 22 20 second òyí ní 24 àbú kò sí nǹkankan ah subhanallah wàláyì wàláyì sẹ́rí àárọ̀ yìí àárọ̀ yìí eh, bí 2000 ó wọ́ ó tẹ̀mí lọ́wọ́ nínú àárọ̀ yìí kódà mọ́ òpin tàbí fẹ́ fún lówó tàbí fún lówó ìyára tí ẹ́ <laughs> eh? kódà gan five minutes ago ni mo fẹ́ nìkan ní 2000 ẹ̀bá ti ẹ̀yìn náà ìbá ti wá wá látàárọ̀ ó ti bá wọn so tẹ́ bá ti ẹ̀yìn tó mọ́ ṣe bẹ́ẹ̀ mo máa tẹ̀lé máa ń pè kò fẹ́ sanwó ni òṣò wáyé pé tó wáyé pé ẹnìyẹn olójẹ́ ìlówó kẹ́ẹ̀mọ́ lò láti fi ṣe kí náà ń pè máa rò torí pé òun náà ti ní gọ́rọ́rùn nu àbí tó yà àmọ́gbà tá padà mọ́gbà ó ti yàbí wọ́n tó wáyé pé èyí tó yẹ pé ó jẹ́ ìlówó èyí tó wáyé ọba lónìí pé fún mi lówó ó máa fún ìlówó ẹ̀hẹ́n òun ni láìsọ pé tọ̀ ẹnìkan jẹ mí ní 500,000 so tó bá fún mi máa fún ọ ní 20,000 bẹ́ẹ̀ inshallah ó ti yà rí àhà kí ni hùn tí ẹ̀ lè fún tó <laughs> so wọ́n ni pé máàrù tí kí náà ń pè àwọn ọmọ nẹ́bì tí wọ́n gbà wọ́n ni pé arúbáwò mi à ní arúbáwò mi à mí dirham that's times two of nǹkan tá a máa ń san fún eh, kíran zakat zakat bí erin 200 dirham àbí 200 òtí anábì gba ya ni 400 dirham fún àwọn ọmọ rẹ̀ then anábì fúnra ìtẹ́kọ́ fẹ́ san sàrákì náà wọ́n ni pé nígbà mi o mọ́ 500 náà nígbà mi 500 dirham so ẹni pay 200 kí kò pọ̀ báyìí náà rí <laughs> but ìgbà mi náà anábì náà mọ́ san ó tẹ́kọ́ kéré but <laughs> àmọ́ nígbà míì nígbà míì náà wọ́n ní pé sọ̀dáàkì ànábì ọmọ wà láàrin 400 dirham tó fi wọ 500 dirham ó ti yàbí náà wọ́n ní pé ẹni nígbà míì ni ẹbẹ́ ni nígbà míì kọ wà bú o most times ẹni ẹni wo zakata sọ ní tààsọ nígbà yìí náà oh, eh, something like that two times two there ẹ̀ <laughs> eh, so one million ẹ̀bú súnà náà ni <laughs> so now wọ́n ní pé wọ́n ní pé wà aláhá ok àti sọ àwọn manfáà ti màálùmá àbí manfáà kan so èyàn lè lo èyàn lè sọ̀dáàkì pẹ̀lú kíni pẹ̀lú benefit kan asọ́lànà bí kíni bí kí lè asọ́lànà kó bá cultivate ó lè bá fáàmù gan àbú ah, àkí ah, tó lè fẹ́ yín mo ní ilẹ̀ kan tó yí pé mo fẹ́ mo tí mo fẹ́ gbìn àgbàdo síbẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ìyìn <laughs> wọ́n lè kà <laughs> so látọ̀jọ́ ìrì ṣe ni mo láìpẹ́ mo gbọ́ pé ẹmọ mọ́ ṣe ń ṣe àgbàdo dáadáa ẹ bá mi ṣe ẹ bá ti ṣe so sọ̀rákì náà nìyẹn inshallah ó wọlé inshallah ó wọlé ẹgbẹ́ a sọ pé as long as pé kìíní yẹn kò sí lára nǹkan tó mọ́ ń ṣe nílé bọ̀tọ́ ẹ pé nǹkan tó mọ́ ṣe yún lé ni kò gbúdọ̀ lọ pé sọ̀dáàkì pé àbú ẹ bá mi fọṣọ fún ọdún kan àbábú ẹ mà bá mi gbálẹ̀ fún ọdún kan oní sọ̀dáàkì so èèyàn wọlé torí pé kíní ẹ̀ wà lára iṣẹ́ ilé tó yẹ kó mọ̀ ṣe normally ni so lè bá ṣe àbí àbú ẹ bá mójútó business mi àwọn pé kí n tó business kan tó mọ́ ń so dákì mo gbọ́ pé ẹ design dáadáa so ẹ mọ̀ mi design ni tó ti bá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà so ó ṣàlè lo manfa'a benefit kan láti fi ṣe sọ̀dáàkì náà bẹ́ẹ̀ láti wá mú kiri wá náà pé bóyá èyàn lo ṣíìrù mo fẹ́ kọ lórí àbí mo fẹ́ kọ ní adabu àbí mo fẹ́ kọ ní fíkìú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ẹni tó bá gbà pé tọ̀ kọrin fún mi sọ̀dáàkì ó lè òyìn lè lo inshallah ó ti àbí náà kílẹ̀ sọ alfiya ọlọ́gùstan so ìkọ̀dọ̀ ọkùnrin sọ ìpé kí ni tààjílù mahari wa tààjílù hùn ẹ ti rí importance tó wà lẹ́yìn níbi pé kí ẹ̀mọ́ ṣe pé àìn dada ó ti bá wọn kí ẹ̀mọ́ ṣe pé àìn àti hamza dada ẹ̀dákun èèyàn tí ó bá wọn ṣe pé àìn àti hamza yóò sọ pé tààjílù wà tààjílù kò wá ní síyàtọ̀ whereas ta'ajilu yàtọ̀ sí ta'ajilu ó abi? so kini ni ta'ajilu mahar that is nisi nisi so ká san maharu bá ṣe sọ̀rọ̀ nisi báyìí àbí kó dìgbà kan ìgbà kan tó táa mọ̀ ní o ó ti bá ìlà ajálì màálùm musamma táa mọ̀ la ajali ìlà ajálì kàwádákára ìlà ajálì musamma ni ó abi? Eh, ẹ̀hẹ́n so wọ́n ní pé ẹmọgbọ́n wọ́n ni pé yẹjúùzù tààjílù mahari wọ́n ni pé ó tọ́ kí ẹ̀ ń ṣe tààjílù àti kí ẹ̀ ń san maharu lẹ́sẹ̀kẹsẹ̀ wà tààjílù àbí ká sún sí ìgbà míì wọ́n ni pé kò líhi ìdàká san gbẹ̀ nísìn ìdàká ká sún síwájú nísìn àbí ká káàsọ gbogbo ẹ̀ àbí káàsọ pàtì ní nísì hasba urfinas wa adatim so in accordance to kí ló ń pè orúfà àwọn kọ́sọ̀mù àwọn èèyàn àti àádá uh, wọn àwọn ní pé bí ṣáàtì allá yẹkú na la'ajalu eh, majhula jahalatan fa'ishatan wọ́n ní pé eh, àmọ́ condition ni pé a make sure pé ajalu yẹn àsìkò tá a sọ pé à ń padà mọ́ san sọ̀dáàkì yẹn kó mọ́ jẹ́ kí ni majhul tá a nímọ̀ tó wá kó wá jẹ́ jahalatan fahishatan dàrí jahala tó yẹ tó pọ̀ gan fahisha ní bàkí gbogbo ya aburú o fahisha ní bàkí ṣe mí mara kí ni aburú masa ti bá ní pé ìgbà tó ń kírun lọ́wọ́ ó ṣí àwòrán rẹ̀ tó wá àwòrán rẹ̀ wá jẹ́ àwòrán tún fahisha kí lọ́sọ ń bẹ̀ ayé èyí tó pọ̀ gan-an ó tí àbí so kí lọ́sọ yìí báyìí jahalatan kẹfìrọ̀ tó tó pọ̀ gan-an sọ yìí báyìí so yìí àbí bọ̀tọ́ ayé yóò kàn ní pé máa fún ọ ní muharram àmọ́ ìsọ̀gbà tó jẹ́ ní muharram yẹn wọlé lóòótọ́ tẹ bá wò dáadáa jáàlù àbí àbí kò tí èyí ẹ̀pẹ́ jáàlù àbí àbí tí bá ní pé máa fún ọ ní sọ̀dáàkì ní muharram tó ń bọ̀ bọ̀kọ̀ wá sọ bóyá first àbí second àbí ẹ̀pẹ́ òun náà ní jálùnú àbí àmọ́ kìí ṣe jahalatan fahisha àmọ́ tí bá ní pé máa fún ọ ní maharu nígbà kan kò wá fẹ̀ ìgbà tó jẹ́ gẹ́gẹ́ ìyẹn yóò mọ̀ jẹ́ kí ni jahalatan torí pé nígbà kan ó lè túmọ̀ 20 years nígbà kan ó lè túmọ̀ 30 years ìgbà kan ó lè túmọ̀ yọ́mùn kìí àmàgán àbí so ó jẹ́ jahalatan fàáṣàtàn ó ti yàbí ọ̀tọ́ àì pé ó jẹ́ jahalatu ní ẹ̀sí ìrọ̀ tó kéré ó ti bá wọn àlefojúfò ìṣàlá ó yàbí náà tó kó dàgbà nínú ìkàtà mọ́ra gan afáàdà mọ́ sọ kí nẹ̀ náà pé táwa fẹ́ràn kankan tó bá ní jahalatan fàáṣàtàn pé ó ti di gọ́rọ̀rọ̀ báyìí àwọn tó wáyé pé jahala yẹn ó kéré bí fọ́nṣà ní ṣìbáyìí mo fẹ́ ra pílò àìpílò yẹn kí náà sọ wọ́n ní pé ẹ̀kí ló wà ń bẹ̀ fóòmù ló wà ń bẹ̀ nǹkan tí wọ́n tọ́ sọ náà nìyẹn ẹ̀pẹ́ ìlé sí nígbà kí wọ́n fi ṣe fóòmù ló wà ń bẹ̀ lóòtọ́ so ẹ̀pẹ́ òun náà ní jáàlù àbí àwọn kìí ṣe jáàlù fàáìṣì so jáàlù tó yẹ pé a lè fojúfò ó ti àbí àbí mo fẹ́ àlùbọ́sà àbí ṣe ráì so ẹ̀pẹ́ àmọ́ nọ́mbà tó wà nínú àlùbọ́sà yẹn gan àbí àti tàbá tu àmọ́ bó ṣe pọ̀ sí but well kò sí bá ifẹ́ mọ̀ ara náà ni àbí jáàlù kìí ṣe jáàlù fàáìṣì ó ti àbí náà ọwọ́ ní pé wà án látakú na lèmúdà tó bá ìdá dan? dẹ̀ sẹ́kọ́ lèmúdà àsìkò tá fi san máàrù kò gbúdọ̀ pẹ́ púpọ̀ máa fọ́ ní máàrù ní 50 years later kí ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ ó ti bá wọn kí ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ lè án nà záàlìká madonna tó sùkú ti sọ̀dá torí pé bí pé a fẹ́ lo style láti fi jẹ́ kí sọ̀dá kẹ́kọ́ ṣubú àfẹ́ àfẹ́ sẹ́nà ni bí style a fẹ́ lò ó ti yàbí now even though i mention lánàá pé téèyàn bá ti mention àsìkò tí dáṣọ sọ̀dá a ní pé ó dìgbà gini ó dìgbà tó bá ta bá ṣètọ̀ lákò rẹ̀ àbí tó bá kú ó ti yàbí tábà wá ní pé a mọ̀ sọ ní particular time kò bá nìká jẹ aṣọ lánàá àbí pé ìyẹn ò bá nìká jẹ bọ̀tọ́ àí pé ó wá kú àbí ìyẹn ṣètọ̀ lákò rẹ̀ yóò gbọdọ̀ sọ uh, that particular maharu ó ti yàbí now Then, uh, the last mas'ala fún insha ta'ala, òun náà ni hukmul mughalat fi sọ́dák. Sókè ẹ̀ máa ṣe gùlúgù níbi sọ́dák. Ó ti bá àwọn olàfẹ́sọ̀ yìí báyìí, kí ni ìdájọ́ kí ẹ máa ṣe gùlúgù níbi, kí lápẹ̀ ní gùlúgù that is ko ko pọ̀ jù. Ẹ mi ní private jet àbí? <laughs> Ẹ lọ́ta private jet ní ìsìnláyìí ẹ sọ fún wa ẹ sọ fún wa ẹ̀yìn náà sọ ẹ̀yìn náà sọ lánàá ẹ̀yìn náà ta billions of naira náà ń ta ó ti yé so àbí àbú ẹ fún mi ní twenty acres of land àbí àbú ẹ fún mi ní ràkúnmí hundred láì gbà fẹsàn díà so ọ wá ní pé yustahabu ẹ̀mọ̀gbọ́ o yustahabu adamu lmugọ láti filmahari wọn sọ pé haram ni ẹmọ gbọ́ wọn sọ pé kí ni haram ni kí lọ sọ wọ́n ní pé mustahab o ní pé a kò yẹ ká mọ́ ṣe gùlúwù níbi maharu mustahab ni pé ká mọ́ ṣe kí ni ká mọ́ ṣe gùlúwù níbi maharu limaye yẹli torí àǹkan tó ń bọ̀ yìí number one wọ́n ní pé torí hadithu aisha radiyallahu anha alinabi sallallahu alaihi wasallam anáwó kọ́ọ̀lù anábì ni pé minyumni almar'ati ẹ máa gbọ́ o minyumni almar'ati tẹ̀síhìlù àmìríhá wà kí látù sọ̀dá kí ha kí ni aliyumni wọ́n ni pé ai albaraka anábì ni pé nínú nǹkan tó ń tọ́ka sí pé albaraka ó wà lára obìnrin lára sáyẹ̀ tẹ̀síwọ̀n pé ah this woman ó ní albaraka lára ó náà ní kí ni teshilu amriha so gbogbo àfẹ́sì rẹ̀ ó wà easy kódà nígbà tí mo délé rẹ̀ bàbá kan ní pé ẹfẹ́ ṣe agùn àbí kalas ẹṣẹ́ agùn náà ni ó ti bá wọn <laughs> àbí kí náà ń pè gbogbo ó sà easy fún mi ṣá nígbà tàbẹ́fẹ́ wà kí lọ́pọ̀sọ̀dà kí abákan náà sọ̀dáàkì tó fẹ́ gbà ó kéré tá a bá ti rí nǹkan méjì yìí lára sáì ni pé ó ní bárakà lára bọ̀tá àbá ti kò mí kí ó bẹ́ kò ní bárakà lára o alẹ́ ni pé mi ó wà lára rẹ̀ ní ẹmọgbọ́ ó wà lára rẹ̀ ní wọ́n sọ pé èyàn tí ó bá èyàn tó yí pé bóyá ìgbà táwa lọ sọ́dọ̀ rẹ̀ àwa lọ́dún méjì ọdún mẹ́ta kò wá ànábìnà ti sọ tẹ́lẹ̀ náà ò ní àlùbáríkà lára <laughs> ti bàrá kí ẹ̀wọ̀n ṣe bẹ́ẹ̀ ó ti bá wọn ṣòwò jẹ́ pé kò sí fọ́tì rẹ̀ ó ti yàbí ẹ̀hẹ́n bọ̀ ó wà lára nǹkan ta fi mọ̀ pé eléyìí ní barọ́kà lára ó ti yàbí that's number one number two wọ́n ni pé àni umar radiyallahu an annahu qala ala la tughulu la tughulu fi suduki nisa so kí ni umar sọ pé ẹgbọ́ o ẹ má mọ̀ ṣe gùlù níbi sọ̀dáàkì àwọn obìnrin fa innahu law kana makrumatan tó wáyé pé kí ẹ̀ ń jẹ́ kí sọ̀rá kí kó mọ́ ṣe kí ni kó ga kí ẹ̀ ń jẹ́ kí sọ̀rá kí kó mọ́ ga ó jẹ́ makruma ó jẹ́ ọ̀nà fi dúnìá ní dúnìá yìí àwòtákuwa ìdàlà bí kí ẹ̀ mọ́ jẹ́ kí sọ̀rá kí kó mọ́ ga táì pé ó jẹ́ takuwa ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wọn ni kana awlakum biha rasulullah so anibilo ẹ̀kọ́ mọ jẹ́ kí sọ̀dá ìkó mọ ṣe kó mọ ga anibilo ẹ̀kọ́ jẹ́ kí sọ̀dá kó ṣe kó ga torí pé anabi gbogbo khairu duniya wal akhirah anabi ṣe gbogbo as long as bí kìíní ó jẹ́ khairu fi duniya ó jẹ́ khairu fi akhirah anabi ṣe gbogbo so dáyé pé dáadáa ni pé kí ẹ̀ mọ jẹ́ kí sọ̀dá ìkó mọ ga ó yẹ kí anabi náà ti ṣe ó ti yàbí àwọn ni pé ma asdaka rasulullah sallallahu alaihi wasallam imra'atan min nisa'ihi wa la usdiqat imra'atun min banatihi akthar min athnatayn ashrata ukiyatan so wọ́n ní pé anabi ò ṣe kí anabi ò fún a particular woman nínú àwọn ìyàwó tó fẹ́ sọ̀ráàkì kan àbí àwọn ọmọ rẹ̀ ní sọ̀ráàkì kan ju owó tó yẹ ó jẹ́ ifnatei àṣírọ́ta òkìyàtàn so ta bá fẹ́ tú sí owó táàmà ní síbáì òun ni bí èyí ta sọ ní síbáì 400 dirhams ó tí àbí ẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni náírà náà sọ kìí ṣe pánṣù náírà náà ní ṣàlá ẹmọ́ wọ́n ni náírà náà kìí ṣe pánṣù ṣàlá àwọn ni ti mọ̀rọ̀ àtìhì so wọ́n ni pé torí pé tẹ́ ń bá lọ ṣe gùlù níbi sọ̀dáàkì obìnrin ọkọ tó fẹ́fẹ́ hátayẹkúnà láhá àdáwàtún fi kọlìbíhì ọkọ tó fẹ́fẹ́ yóò padà mọ́ hétí obìnrin náà tí wọ́n ní sí báyìí nígbà tí mo fẹ́ fóbìnrin naira naira so mi mo bá ń dáná ó wá ní pé ìyìn lè dáná lónìí kí ló ṣẹlẹ̀ ah ṣọ́ ọgbádùṣà ìwọ tí mo sán fọ́bìlọ fún ah wàlá ìwọ́n sọ́mọ́ ìrànìyẹ kódà mo ti bọ́ sórí kẹrẹ nìkan tí ẹnìkan ló sọ fún mi so ó ní pé ìgbà tí wọ́n fẹ́ fẹ́ obìnrin náà ibo ni ẹ̀dẹ̀mọ̀ àwọn ibo pẹ̀lú kí márùn-ún so ó ṣànáwó tó pọ̀ yóò ná almost like five million naira lórí pé a fẹ́ ṣe wedding àti eh, sọ̀dáàkì àti everything so wọ́n ní pé gbà tó fẹ́ báyìí láti from that day almost like be five months wọn jọ rẹ òun àti ìyàwó yẹn wọn jọ rẹ àwọn nọ́mbà náà ah tí irú owó ìmú asán tó ìmú ẹfẹ́ yàwó ó ti bá so kí ní ẹ̀ ó máa ń fa àdáwà bí hatred lọ́kàn ọkọ fún ìyàwó Uh, umar wa ni pé wà hátà yà kúl kò líftú lákùnmí ilkọ alkirba so lákùnmí ilkọ alkirba so uh, uh, wọ́n ni pé kò líftú àwọn kàláfà mi wọ́n jẹ́ kí n ṣe ju nǹkan tí mo lè ṣe lọ ilkọ alkirba eléyìí ẹjá fílẹ̀ yìí náà ti tẹ̀fṣírù rẹ̀ but wọ́n ṣàjẹ́ kí ni wọ́n ṣàjẹ́ kí n yà ni wọ́n kàláfà mi ju nǹkan tí mo lè ṣe lọ ó ti yà mí now then lastly in our hadith tó ń tọ́ka sí pé àwòdákẹ́ adam mugolat fi almahar ọ̀nà ni hadith eh, abi salama tó ní pé sa'altu aishata radiyallahu anha an sadaki rasulillah faqalat ithnatay ashrata ukiyatan wa nashan qalat atadri man nashu qultu la adri qalat nisfu ukiyatin so wọ́n ní Abu Salama olóhun bí Aisha so nípa sọ̀dáàkì annabi so Aisha wọ́n sọ fún Abu Salama pé ìtìnàtẹ́yì àṣírọ́ta òkè yàtàn ẹwọ̀n pé Abu Salama wèlé àbí ìmìrò àrùbí Abu Salama ti kú àbí Abu Salama wèlé so ìkánà tàbí ìnà ni ó tí àbí Abu Salama ilé ìkánà tàbí tí ìrọ̀ tó rúkọ ìbáyìí ó dá pé Abdurrahman lórúkọ rẹ̀ so èyí tó ń bá Ibn Abbas jiyàn o náà lè Abu Salama náà ni ó tí àbí so náà ni Aisha fi nígbàtí wọ́n padà sọ fún Aisha pé Abu Salama ń bá Ibn Abbas jiyàn ah Abu Salama ló ń bá Ibn Abbas jiyàn ẹ ti rántí kí sọ Abu Salama tó yẹ pé ó dàbí kí náà ń pè yà níbi chicken tó yẹ pé tí ó bá ń padà ó báyìí kúrò àìnígbọ̀ kan láti tí ó náà ní Ibn Abbas náà ó tí àbí ẹ̀hẹ́ so ibi tààlọ ni pé Abu Salama yìí tàbí ni ó ti yé ẹ̀hẹ́ so àwọn ni pé ìgbà tó wá bí Aisha Aisha ni pé ìtìnàtẹ́yìn àṣírọ́ta òkè yẹtẹ́n wà náṣàn so a ti tú pé ìtìnàtẹ́yìn àṣírọ́ta òkè yẹtẹ́n wà ní kíni 400 dirham tàbí wà náṣàn so kí wọ́n pè náṣàn wọ́n ni pé kọ́ọ̀lẹ̀t àtẹ́dìrì mà náṣà so Aisha wá bí Abu Salama pé sọ́ọ̀mù kan pè náṣà so ẹni pé ó usluba nẹ́bí àbí ní ìbáyìí àbí náà ma ń ṣe báyìí tó pé yóò sọ wọn kan tó rùn pé àwọn yòó mọ́ kíní ẹ̀ ó wà bẹ̀rẹ̀ gbéṣẹ́ mọ́ kíní wọ́n wà ní pé ah, ìmọ̀ so kí ni Abu sọ ní pé àlà ah, kúlùtùlà eh, adìrí ìmọ̀ ìmọ̀ anasha ó ní nisfu òkìyà ó náà ń pè so mí ìdá ìgbà mi ò that's the point ó so ìgbà mi ò lè jẹ́ four hundred dirhams nígbà mi ò lè two hundred ó so hadha wa insha ta'ala wọn ò gbé bá káàdó yìnbà yìí tó tó bá ti di ọ̀la a bẹ̀rẹ̀ pẹ̀lú alhukuk azawjiya insha ta'ala na ọ̀yà kò sí question wa dídábìrì náà na